إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشور الأمور مهدثاتها فإن كل مهدثة بدعا وكل برعة ضلالة وكل ضلالة في النار عباد الله إننا في خطبتنا اليوم نتطرق إلى بعض علامات الساعة أيها المسلمون عباد الله إن علماء الإسلام قسموا علامات الساعة إلى قسمين فقالوا العلامات الكبرى والعلامات الصغرى فقد قال الله عز وجل فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم وقال الله عز وجل في كتابه الكريم هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون فعلم الساعة أيها المسلمون عباد الله مما استأثر الله به في علم الغيب عنده ولكنه ذكر بعض العلامات أو أشار إلى بعض الأشياء إذا رأيتموها تدل على قرب هذا اليوم العظيم وهو يوم القيامة فقد قال النبي صلى الله عليه وسلم في حديث جبريل لما سأله جبريل متى الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال وما, على وما أمراتها قال فذكر بعض الأمارات فقد ذكر النبي صلى الله عليه وسلم الأمارات الأخرى في, المو... في مواضع شتى ومن, ومن الألامات الصغرى الذي ذكرها النبي صلى الله عليه وآله وسلم بعثة آخر الرسل وهو محمد صلى الله عليه وسلم لذلك يقول النبي صلى الله عليه وسلم بعث بين يدي الساعه وقال صلى الله عليه وسلم بعثت وساك هاتين فسوى بين سباب والوسطى أي آه، إن النبي صلى الله عليه وسلم بعث بقرب الساعة فبيثة النبي صلى الله عليه وسلم من علامات الساعة السقرى ومن الألامات التي ذكرها النبي صلى الله عليه وسلم فشو الزنا والفواهش والمعاسي والذنوب أي الناس يقعون في الذنوب بدون مبالاة أي لا يبالون بأي ذنب وقعوا فيه فنسأل الله السلامة العافية ومنها كثرة الكذب وخروج الدجاجلة الذين يهدون الناس إلى النار إلى جهنم وكذلك قال النبي صلى الله عليه وسلم منها تطاول الناس في البنيان لا سيما العال الوراء وكذلك آه، أن هؤلاء العرب سيكونوا رؤساء الناس يتطولون في البنيان واليوم أيها المسلمون عباد الله أطول البنيان في العالم في دول العرب ومنها كثرة الشح والبخل بين الناس أي الناس يشحون ويبخلون ويأمرون الناس بالبخل وكذلك الشح وكذلك كلة العلم وكثرة الجهل لذلك تجد الناس اليوم كالبهائم بل هم أضل سبيلا لماذا؟ لأن العلم قد قل في الناس وكثر الجهل وكثر الحكم على الأشياء بالعواتف وسندرب الأمثال على ذلك إن شاء الله ومن ذلك كثرة النساء وكلة الرجال حتى قال النبي صلى الله عليه وسلم أنه سيكون لكل رجل ما يدول من النساء الخمسون وكذلك كثرة القتل والفتن والاقتتال وكل هذه الألامات نشاهدها فهذه الألامات إذا شاهدتموها فانتذروا الألامات الكبرى ومن ألامات الكبرى أيها المسلمون أيها الله خروج المهدي أن المهدي سيخرج في زمن يكثر فيه الفتن ويكثر, ويكثر فيه الاقتتال بين الناس ويكثر فيه الظلم فيخرج المهدي ليسود المسلمين فالمهدي سيكون من آل محمد صلى الله عليه وآله وسلم واسمه يوافق اسم النبي واسم أبي يوافق اسم أبي النبي واسم أمه يوافق اسم أم النبي صلى الله عليه وسلم إذن هو قرشي هو هاشمي هو من أهل بيت النبي صلى الله عليه وآله وسلم فبعد ذلك يخرج الدجال ومن علامات الساعة الكبرى خروج الدجال فبعده نزول عيسى عليه الصلاة والسلام رغم أنوف المعاندون الذين يعاندون رغم أنوف المعاندين الذين يعاندون نزول عيسى عليه السلام فنحن مسلمون أسلمنا وآمنا بأن عيسى عليه السلام سينزل كما أخبرنا بذلك الصادق المصدوق منه الدخان الذي سيخرج وكذلك من, من, من علامات الساعة الكبرى هدم الكعبة أي أن الكعبة التي نشاهدها اليوم في مكة سيهدم من قبل رجل حبشي ومن ذلك خروج يأجوج ومأجوج الذين ذكرهم الله عز وجل في القرآن وكذلك ذكرهم النبي صلى الله عليه وسلم أنهم سيخرجون منه نزع القرآن من صدور الناس ومن المصاحف أي أن القرآن سينزع سيخرج من صدور الناس ومن المصاحف إذا يأتي يوم من الأيام تتصفه القرآن ولن تجد فيها ولا حرف فنسأل الله سلامة والعافية ومنه خروج الدابة التي تأمر الناس بالخير وبالمعروف منها حشر, حشر الناس بالنار وكذلك منها أبريه التي ستخرج من جهة اليمن تأخذ أرواها المؤمنين وتبقى الكفار والذين هم كالبهائم فهؤلاء ينزل عليهم الساعة فنسأل الله سبحانه وتعالى السلامة العافية نسأل الله سبحانه وتعالى السلامة العافية من هذه الأمور فإنها مخيفة فأقول ما تسمعون وأستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كاتي فون النبي محمد صلى الله عليه وآله وسلم إليه تيافي شيء راني لتي فراني بخطبة وليني ونني كسر نقبع àwọn àmì tí ó ń tọ́ka lórí wípé ayé ti ń súnmọ́ lọ síbi pé yóò parí àwọn àfẹ́sì Islam wọ́n ṣàlàyé pé àwọn àmì léyìí tó ṣe pé ta bá ti ń rí yóò máa tọ́ka wa lọ síbi pé ayé ti ń lọ síbi kó parẹ́ ayé ti ń lọ síbi kó tanyanya wọ́n a pín sí méjì ó ní àwọn àmì kan tó ṣe pé àwọn àmì gbáǹkan gbì làwọn èèyàn àwọn àmì tó tóbi ó wá láwọn àmì míì àwọn àmì kéékèèké tá máa rí tábá ti rí àwọn àmì kéékèèké yẹn àbí tábá ti rí wọn tán àbí tábá ti rí wọn dé rúpò kan o a ti mọ̀ wípé àwọn àmì ńlá lókù tó ń bọ̀ yẹn táwọn àmì ńlá ọ̀nà bá ti tán yawmal kiyama òun náà lókù tí gbogbo owó retí níjọ́ tí gbogbo atádùn wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala níjọ́ tó ní kálukú ti ń múrò iná tàti ń kéèkéé lójoojúmọ́ pé jọ yìí ń bọ̀ ìjọ yìí ń bọ̀ sẹ́ lè tọ́jọ́ tó ní kálukú wà rí pé wallahi òótọ́ ni kíní yíò wà sadaqal mursalun àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tájọ́ ní wà sí gidi òdodo sì ni wọ́n sọ fáwọn èèyàn wọn ò parọ́ fẹ́ni kankan ká tó lọ síbi àwọn àmì ẹjú ká kọ́kọ́ lọ mọ̀ wípé àsìkò táyé ó parẹ́ kò sẹ́nì kankan tó máa fi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala

léyìí tí ò sẹ́nì kankan tó ma àyàfi ọlọ́run ọba òun náà ni ìjọ tí ayé ó parẹ́ ló fi jẹ́ kígbà tí jibril alayhi salam tí wọ́n bèèrè lọ́wọ́ nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam nípa wípé mata sáà ìjọ wo ni yawmal qiyamah ń jibril ń bèèrè lọ́wọ́ muhammad sallallahu alaihi wasallam anábì ni gẹ́gẹ́ bí ìwọ tó ń bèèrè bó ṣe mà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà jibril malaika ni o àmọ́ náà mọ̀ nípa annabuwa muhammad sallallahu alaihi wasallam wọn mọ́jọ́ pàtó tá yóò parẹ́ àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́lọ́run sọ ní Qur'an wípé ọkọ̀dìjá àṣòrọ́tùhà àmọ́ àwọn àṣòrọ́tù rẹ̀ ti dé àwọn àmì kan bẹ̀tẹ́ fi mà Jibril wá ń bèèrè lọ́wọ́ annabuwa muhammad sallallahu alaihi wasallam dákun sọ àwọn díẹ̀ nínú àwọn àmì annabuwa list àwọn díẹ̀ nínú àwọn àmì tá ti ń ráwọn nǹkan yìí ó ń tọ́ka lórí pé ayé ti fẹ́ parẹ́ ayé ti ń lọ síbi òpin gbogbo tó bá sì ti ní bẹ̀rẹ̀ lópin òun ló jẹ́ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbà tó ṣe pé ònìkan náà ni ò ní bẹ̀rẹ̀ ònìkan náà ni ò ní lópin nìyẹn Allahu akbar àti àwọn nǹkan tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó máa fẹ́ kó sẹ́kù gẹ́gẹ́ bí alìjẹ́nà gẹ́gẹ́ bí iná àfàwọn èèyàn nìkan dé <clears throat> nínú àwọn àmì tó wá ń tọ́ka lórí pé yawmal kiyama ti ń súnmọ́ kéèkèé nítorí pé bóyó kéré pé kò lọ fún àwọn ará o nítorí pé àwọn èèyàn ń kọ́ o àwọn tó kọ́ ní gbáǹkọ́ gbì àwọn kan bẹ tó ń bá ti ṣẹlẹ̀ àìgbàláwà mọ̀ pé yes lẹ́yìn lẹ́yìn o kò sí tó sẹ́kù mọ́ jù pé kíyàmàl kíyàmàdé nínú àwọn rẹ̀ nínú rẹ̀ òun náà ni àdínẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní gbígbé dìde tọ́lọ̀ ń gbé àwọn dìde yìí ń kọ́ nínú àwọn àmìpáyé ti fẹ́ parẹ́ nìyẹn ìdí fẹ́ the last messenger òun ló jẹ́ kọ́ àmùmì ní àwa ní ìgbàgbọ́ wípé islamu yìí òun lẹ̀sìn tí ó because kò ní sí àwíjàre fẹ́ni kankan ní wípé gbàtẹ́mì ò fi délé ayé kò sẹ́sì kankanmán òun làwọn tán ma ń gbógun ti àwọn ahadith annabuwa muhammad sallallahu alaihi wasallam kẹ́ lọ sọ́ra òun làwọn ma fi ń bẹ̀rù islam ìdí ni wípé tẹ́ bá ti ń muhammad sallallahu alaihi wasallam ẹ ti ń problem nǹkan pọ̀ tó ṣe pẹ́nu hadith láti mú ẹ̀sìn yìí sì lẹ̀sìn gbẹ̀yìn òun sì lẹ̀sìn tó pé léè tó ṣe pé ẹnìkan kò ní ní àwíjàre tó bá wà nínú àlùmọ̀ nẹ́bì pé kí ló tó bí ṣe islam tẹba ní pẹ́sìn yíò pé ṣẹ́rípẹ́ ti dáwà alálẹ̀ fáwọn ìbáyìn ẹ̀sì tí pí ọlọ́ọ̀bá ló pò rán ìtọ̀rọ̀ ọlọ́ọ̀bá òun ló ó sọ ẹ̀sìn yí fúnra òun òun ó sọ nínú síse ọlọ́ọ̀bá onípọ́lọ̀ sọ Kùránì fún wa ó sọ àwọn àhàdìsì fún wa ó wa lẹ́nìkan kò gbọdọ̀ so the fact bọ́lọ̀ wa gbé òjíṣẹ́ tó kẹ́ndìdé yẹn kọ́ ìtú ẹ̀ ni pé ayé ti lọ sí kó parẹ́ nìyẹn nínú rẹ̀ nínú àwọn àmì pé àsìkò ti ń súnmọ́ lọ sọ́wọ́ gbẹ̀yìn òun ni pé àwọn ìwà ìdọ̀tí ó pọ̀ gan láwùjọ ìwà zina ìwà ìwà àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi irọ́ ìmọ̀ ṣàgbòsí ara wa ìmọ̀ ṣe tánàdí ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ aburú pọ̀ gan lórílẹ̀ táwọn èèyàn máa ṣe nínú ni nínú rẹ̀ náà ni kẹsìrọ̀tul kẹzìb irọ́ pọ̀ gan láwùjọ irọ́ ti pọ̀ jù débi bí rọ́ tún ṣe wá pọ̀ tó yìí náà yóò padà wá márùn-ún lára àwọn yóò padà wá nífẹ̀ẹ́ rẹ̀ débi páwọn yóò nífẹ̀ẹ́ gbódòdó mọ́ gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú hadith anẹ́gbà muhammadu mi sallallahu alaihi wasallam tánà bí sọ wípé àwọn àsìkò kan bọ̀ wá yusaddaqu sadiq aw as-sadiq ẹni tó jẹ́ olódodo àwọn yóò dẹ̀ máa pè ní òpùrọ́ àwọn tó wá jẹ́ àwọn òpùrọ́ àwọn yóò dẹ̀ máa tẹ̀lé wọn ní olódodo tẹ́bá lọ sórí youtube àwọn tó jẹ́ àwọn youtube social media influencers àwọn tó já wọn ẹ́ tọmọ láwọn ní islamic kìníkà kìníkan wọ́n pọ̀ gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí social media ẹ mọ̀ rí millions views kìníkà kìníkan àwọn tó wá já wọn àfáà súnnà gangan tó já wọn tí wọ́n ṣàlàyé òdodo fáwọn èèyàn sheikh sali al-Fawzani ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfáà ẹ lè mọ̀ online so àwọn tó dẹ̀ ń gbọ́ táwọn èèyàn rọ́rọ̀ síbẹ̀ yẹn ń kọ́ so kathratul kadhib ìrọ́ pọ̀ gan nínú rẹ̀ náà ni tatawulu nasi fil bunyan àwọn èèyàn ó máa ṣe wọ́n máa fi gagbága wọ́n dẹ̀ máa lera wọn níbi máa kọ́ àwọn ilé ńláńláńláńlá àwọn ilé àsìkò àwọn ilé gíga pàápàá jùlọ ànábì tí wọ́n mẹ́ṣàn pé kó dẹ̀ láàrin àwọn lárúbáwá láwọn tó ṣe pé hufat ọ̀rọ̀ àwọn tó ṣe pé wọ́n yí wọ bàtà gan tẹ́lẹ̀ láwọn tó jẹ́ bí àwọn bedouins àwọn tí wọ́n lajú tán wà nínú desert àwọn náà padà níbi tí nǹkan ó ṣe dé àwọn náà padà bẹ̀rẹ̀ sí ní mọ́ báwọn èèyàn fi gagbága níbi ìmọ̀ kọ́ ilé tó ga dé páwọn ní wọ́n mọ̀ kọ́ ilé tó ga jù àwọn ilé tó structures tó wá ga jù láyé lé ní àwọn ilẹ̀ lágbàlúwà ṣebí Burj Khalifa nìyẹn tó wà ní UAE tẹbáníkẹ́ lọ àwọn ìlú ẹ̀bọ́ ṣe rí tẹ́lẹ̀ gbogbo kíní yóò mọ̀ fi ń rìnlẹ̀ fún ọ Rasulullah sallallahu alaihi wasallam tó bá lọ wo àwọn bẹ̀yẹn ní gbogbo early 90s desert pọ̀mẹ́lẹ́ ní gbogbo Dubai táwọn yẹn lọ lé ní gbogbo mamlaka everywhere Kuwait Qatar gbogbo àrú tó wà níbẹ̀yẹn desert táwọn yẹn kan sáàrin tí ó sì gbogbo náàjì mẹ́yẹn kò sí kàkà tó wà níbẹ̀ àwọn ẹbẹ̀ lé ní báyìí kọ́ àwọn ilé tó ga jù àwọn ilé tí fi ń fáyìn jù tí fi ń dáa tó bá di pé débi pé àwọn tó ṣe pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ríá àṣà àwọn tó ma ń dàmàlú àná wá ní owó jù àwọn ẹgbàwà mi sì tún wà tó tó pọ̀ tó gbé wá bẹ́ẹ̀ ipé àwọn tí wọ́n jámọ̀ kẹ́kẹ́ láwùjọ wọ́n sì ma lówó àwọn lòmín gan kiri oníbára agbọ̀ oníbára ilé o ti kọ́lé ilé ti ra mọ́tò wípé èyí kan lọ sópin náà nìyẹn hátà Nábì mention sallallahu alaihi wasallam pé nínú àwọn àmì o ní pé ìyàwó ma ran ọkọ rẹ̀ lọ́wọ́ níbi business wọ́n jọ ma fi kún ni wọ́n mú gàrí wá èmi náà mú ẹ̀pà wá ní èmi ó wọ́n mú ráìsì wọ́n náà mẹ́wàá wá ní ni yìí ń ṣẹlẹ̀ Ànábì ò sí Ànábì dẹ̀ ti ń sọ fún apé nǹkan báyìí ó ẹ wo standard community láwùjọ lé ní báyìí ọkọ mọ́ mú wá kí ọmọ mú wá ní whereas the normal standard Islam ni pé ọkùnrin ní mọ́ síṣẹ́ that is the normal Islamic standard but ó padà dí pé irọ́ no no no no no no agbùdọ̀jọ́ mọ́ mú àjọ mọ́ sí síra wọn ní o àlẹ́bìdìkẹ́ nínú àwọn àmìpa ìtìfẹ́ parẹ́ nìyẹn nínú ẹni pé àwọn obìnrin náà lọ mọ́ záhámà àwọn èèyàn láwọn àyè ibiṣẹ́ àwọn obìnrin náà lọ mọ́ fún ilẹ̀ márùn èèyàn ibi tó pàwọn ọkùnrin náà mọ́ iṣẹ́ mẹ́ àwọn obìnrin náà wọ́bẹ̀ pé irọ́ àjọmọ̀ sekínì ni kò fẹ́ sí sẹ́kítọ̀ kan ní ìsinmi obìnrin ti lù pa gbogbo everywhere obìnrin náà ni eh, women right women can do it what a man can do a woman can do nonsense gbogbo ẹ̀là nẹ́bì ti sọ fún akalẹ̀ sallallahu alayhi wa alihi wasallam gbogbo àwọn àmì nínú àwọn àmì pé àwọn tó bá jẹ́ àwọn onímọ̀ náà tó àmọ́ pé eh àwọn nǹkan yìí o ayé ti ń súnmọ́ kó parẹ́ náà nìyẹn nínú rẹ̀ náà ni kathratu shuhi wal bukhli fi nas ahun ìlàhun yóò ti pọ̀jù láàrin àwọn èèyàn àwọn yóò ní bukhlu wọ́n tó wá ní shuhi bukhlu ni wípé èèyàn ní owó olówó lọ́wọ́ ọwá láhun láti fún àwọn èèyàn ṣúfù ní pé o tí lówó lọ́wọ́ ọdẹ̀ tí ń plan àti láhun kalẹ̀ ọ̀gẹ́dì àti bá lówó ìní fẹ́ níbọ́dí o kódà ti bá ní nǹkan báyìí ìní ṣe kankan o bí ṣe ẹni bá ta à ń dọwọ́bọ̀ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òwe ẹ̀rí pàwọn kìíní systematically ó ń wo àwùjọ ó dẹ̀ ń faka ó ń wo àwùjọ gbogbo àwùjọ bó ṣe wá ń ṣẹlẹ̀ náà nìyẹn ó ní pé ṣó àwọn ti pọ̀ gan dé pẹ́lú omi kan tí ó bá fún yẹn kan gan yóò fún ọ aláṣàrùjù kọ dẹrú ni ẹ̀yọ́ ọ̀yà dẹrú fún ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú rẹ̀ náà ni kíllatul ilmi wa kathratul jahli ìmọ̀ ó kéré àìmọ̀kan wà gbalẹ̀ látara pé àìmọ̀kan ó gbalẹ̀ yóò di pé àwọn èèyàn ní máa rí nǹkan pẹ̀lú ojú ẹka ṣe wò mẹ́ àwọn èèyàn máa fi emotion wo nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká fún wa ní àpẹẹrẹ kan tó ní agbára ní táìmù tá a wà yìí òun náà nìkan tí ń gbogbo àwọn aburú nínú gbogbo àwọn wàhálà táwọn kèfèrí fi ṣe kíni tí wọ́n ṣe fún wọn nínú tó ń tọ́ka lórí pé àwọn èèyàn mọ́ àwọn nǹkan bilkistos al'adil pẹ̀lú tó correct ó ní pé anábì ti sọ fún sallallahu alaihi wasallam pé idha tabayatum bil ina wattabatum adnab al-baqar wa raditum bid-dunya wa taraktum al-jihad adhallakumullah anábì sallallahu alaihi wasallam tẹba ti ń ànábì lọ́lọ́run ó ṣe kí ni yóò tì yín lójú yóò dẹ̀ yẹpẹrẹ yín lẹ́yìn ìgbàtẹ́ ti jẹ́ ẹni tó ní àpọ́nlé tẹ́lẹ̀ ìyẹpẹrẹ tó ní agbára ẹwà àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn yawa ní Gaza gbogbo ànábì ti sọkalẹ̀ sallallahu alaihi wasallam ipa àwọn kìíní yóò ṣẹlẹ̀ tẹ́ bá ṣe kíní tẹ́ bá ti fi bó ṣe wá ń ṣẹlẹ̀ tó yẹn anẹ́gbù wọn sọ́sọ́lá sára pé ọlọ́run wà ní yọ ìyẹpẹrẹ yẹn o hatta tarji'u ila dinikum àfìgbàtẹ́ bá tó padà síbi ẹ̀sìn ẹ wá wò lé ní mùsùlùmí mélòó lórí tí ń ṣẹlẹ̀ ní Gaza ó yẹ kú gbogbo mùsùlùmí ti rí pé intanẹ́bì ti sọ́kalẹ̀ ní sallallahu alaihi wasallam àmá mùsùlùmí mélòó ló mọ̀ pánẹ́bì ti ẹ̀sọ́ rẹ̀ dì kathratul jahali àìmọ̀kẹ́ ti pọ̀jù láwùjọ àwọn èèyàn mọ̀ reality tí Islam so wọ́n ẹlòmí ọkàn bọ́ sórí social media in tẹ́mi rí my own view my own opinion my own kìníkà kìníkà wọ́n kálùkù kan máa sọ opinion rẹ̀ kí ni ẹwà fáúdọ́ wá ń pọ̀ sí kí ni ẹ ń dàrú sí kí ni dí kẹ́thọ̀rọ̀tù lè jáhàlì àìmọ̀ká tó ní agbára àwọn tó wá jáwọn àfáà gidi wọ́n ti wá ń kéré bẹ́ẹ̀ náà ń kéré sí lójoojúmọ́ àwọn tí wọ́n ṣe tán àti láàlú ọmọ kí wọ́n sòdodo fún wọn pé ìyà tí ń jẹ wá lọ́wọ́ ní Gaza ìyà tí ń jẹ lọ́wọ́ ní Syria ìyà tí ń jẹ lọ́wọ́ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni o ẹwà wo ní ìsin báyìí ó di pé pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti Gaza báyìí o èèyàn dáadáa ni gbogbo àwọn social media influencers àwọn artists, àwọn hip hop artists, wọ́n dìde wọ́n support wọn àwọn football teams àwọn musulmi sì yọkọ́ tẹ̀lé wọn lẹ́yìn àwọn èèyàn fi football wọ́n fi ń defend Islam ibi táwọn èèyàn ya láì mọ̀kádé nípa ìsẹ̀ ọlọ́ọ̀bà yìí wọ́n ń ṣe music concert nítorí Gaza music concert pé we want to free Palestine free Palestine gbogbo àwọn musulmi ẹ̀sìn pàwọ̀ tẹ̀lé wọn pé yes free Palestine with music a fi music free Palestine nígbàtí Umaru ó free Palestine tawhid ló fi free Palestine al-aqidatu sahiha ni Umaru fi free rẹ̀ ìgbàtí Salahuddin al-Ayyubi ó free rẹ̀ again nígbàtàwọn kèfèrí tún mú Islamu ni Salahuddin fi free rẹ̀ tawhid ló fi free rẹ̀ kèkín ṣe music ló fi free rẹ̀ kèkín ṣe ijó àti ìlú kèkín ṣe kóbìnrin sí rálẹ̀ gbogbo àwọn tàláwọn kò nǹkan ẹ àwọn fẹ́ lọ break blockade ní kí pé táwọn ìkwánidẹ̀ promote wọn gan yóò gbogbo ẹ ò lè rí ìjàmù kaba lórí anybody nù àwọn tẹ́fẹ́ lọ free Palestine yẹ̀wò ẹfẹ́ lọ fi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló sún wa débi tá dé ní wà yìí a tún afẹ́ lọ fi ẹ̀ṣẹ̀ yẹn tún ma fi fúrí ẹ̀ṣẹ̀ yẹn náà sẹ́yìn orí kébẹ́ se ń fà yóò jọ bí ti yọ díẹ̀ yóò tún lè sí ni sẹ́yìn òfúra ní ó tún fẹ́ jọ kó ti rọ̀ díẹ̀ yóò tún lè gẹ́ ni yóò jọ kó fẹ́ rọ̀ yóò tún lè yóò ma lè sí ni tó rádẹ́ bí ti sọ hatta tarji'u ila dinikum so kí àìmọ̀ká kó gbalẹ̀ gẹ́ pé nǹkan tí alìkìyàmà ti ń súnmọ́ nìyẹn nínú lórí pọ́ǹtì káìmọ̀ kan tún wá gbalẹ̀ yìí náà òun ni pẹ́wàá rí pé lè ní ẹwọ standard ta fi mọ̀kí ta ni àfà ta ló yẹ kó ṣe fáwọn èèyàn kí ni standard ṣe standard ìmọ̀ ni wàláhì kì í ṣe standard mi tí bá ń pe kéwú báyìí inú ó sì máa rin ìpèkúpè rán dandan àmáhàn tó kó síwájú yìí sáwọn mọ̀ pípèkúpè ní pé sáwọn gánmà òun làfẹ́ pé àwò ah, nílẹ̀ kò lè dátíraka kò èmi ò lè ka kùránì ìmí kò lè dá kùránì ka àfáàsì ni kí ló fi dá àfá ogun kí ló fi dá àfá jálàbí kí ló fi dá àfá irọ́ kálọ káàkiri ká ma parọ́ fáwọn èèyàn ká ma láǹṣẹ́ wà sí káàkà ma ṣe kọ́mẹ́dí extravaganza káàkiri ní tó fi dá àfá nìyẹn kèkí ń ṣe mìzánù ìmàmá ẹlòmí tó kó mẹ́ búbú ni tó bá kí lànẹ́bì rẹ̀ sallallahu alaihi wasallam lè tó jẹ́ pùn gangangangan lè fi ń di àfáà láwùjọ àwọn èèyàn ti wo ìyẹn má nínú àwọn kan tó ń tọ́ka pé ayé ti ń súnmọ́ kó parẹ́ oníkẹ́sọ́rọ̀tù nìsá ìwàkílà tó rìjáàlì àwọn obìnrin ó pọ̀ gan àwọn ọkùnrin ó kéré débi kí ànẹ́bì sallallahu alaihi wasallam àsìkò kan bọ̀ yóò fẹ́ rí bí pé ọkùnrin mẹ́rin tabaníká kọ̀mpẹ́ rẹ̀ ọkùnrin kan obìnrin 50 ni ó mọ̀ jẹ́ ọkùnrin kan obìnrin 50 ni tabaníká wo bímọ bímọ tí ń bímọ láyé lẹ́nìí ẹ̀rí wípé obìnrin ní pọ̀jù nínú àwọn ọmọ tí a ń bí gbogbo ilé náà kan nínú nǹkan tí Ànábì ti sọ̀kalẹ̀ nínú sallallahu alaihi wa alihi wasallam nínú ẹ̀dẹ́ ni kathratul qatl wal iqtital wal fitan wal o làdẹ́ sọ pé wa yakthuru fihi al-haraj àwọn al-haraj ìpànìyàn ó pọ̀ gan yóò pọ̀ gan yóò ma increase ẹgbẹ̀ gbọ́ pé wọ́n ti pa àwọn èèyàn kan bí àwọn bandit ti kó àwọn èèyàn kan ti lọ pa wọ́n bí kan wọ́n ti pa yẹn 12 wọ́n ti pa yẹn 15 wọ́n ti pa yẹn 13 ní Gaza bó ṣe rọra lọ yẹn lọ́dún méjì yẹn wọ́n ti pa more than 100,000 Muslims more than 100,000 Muslims ló ti sùn bẹ̀ yẹn lẹ́mí ọ̀rẹ́ wọ́n ti bọ́ ní Gaza yẹn kí wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan o káàkiri ayé bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn àwọn tí àwọn táwọn Shia tí wọ́n pa ní Syria àwọn táwọn Shia pa ní Lebanon àti Iraq wọ́n times two èyí tí Netanyahu ti pa ní Israel wa alayhi min Allahi ma yastahiqun àwọn eléyìn kọ ohun tó ní kálùkù wọn bá lẹ́tọ̀ sí kọlọ̀bà kó fún wọn bọ̀ nínú àwọn àmì pé ayé ti ń parẹ́ òun náà ni pé ikú ó pọ̀ gan hátà anábì tún sọ níbi àwọn àhàdífì misalọ̀ àṣálá pé àwọn ọkùn káàyẹ́ kàdédé mọ́ kú ẹni àwọn yóò tún pọ̀ gan nípa kò rẹ́ yóò kàn kú ni aláwọ́já kí ló ṣe yóò kàn kú ni ikú kàn máa tò tẹ̀lera wọn eléjìkú eléjìkú eléjìkú eléjìkú eléjìkú nínú àwọn àmì kéèkéé ni nínú àwọn tó wá jẹ́ àwọn àmì ńlá wípé ayé ti ń lọ síbi kó parẹ́ òun náà ni khurujul mahdi ní nǹkan bá ti wá bàjẹ́ tó ti bàjẹ́ gan òun ni pé ẹnìkan wà jáde tí wọ́n pè ní mahdi hadhal mahdi wọ́n jẹ́ ìkanú àwọn ọmọ ọmọ ọmọ ọmọ anẹ́gbà muhammad sallallahu alaihi wa alihi wasallam turu fatima àti ali bin abi anhuma orúkọ wọn máa jẹ́ Muhammad orúkọ bàbá wọn máa jẹ́ Abdullah orúkọ ya wọn máa jẹ́ Amina gẹ́gẹ́ bí anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam fọ́ram so madi wọ́n dé o yamla'ul ardo kistan wa adla bada amulia juron wa zulma ẹni yóò fán káàkiri lori ayé wọ́n jẹ́ olórí musulmi tí wọ́n dẹ̀ jàsí wọ́n máa jàsí ní ojú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbogbo àwọn àbòsí tó bá ti wà lórílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn anáàbòsí tí Mahdi bá ti jáde àwọn ẹgbà wá wà yí pé lẹ́yìn ìgbà yẹn ń kọ́ òun ni pé Dajjal ní ó wà ṣò ní táìmù yẹn Dajjal òun ló jáde àwọn ọmọ Dajjal lẹ́ni àwọn tí ń palẹ̀ mọ́kalẹ̀ fún Dajjal àwọn náà jẹ́ yí pé Dajjal kò sí tán pè ní Dajjal ẹlòmíò ní Amẹ́ríkà náà pè ní Dajjal irọ́ ni kò sí tán pè bẹ́ẹ̀ Dajjal wà ó Ànábì dẹ̀ fi rinlẹ̀ fún wa sallallahu alaihi wa alihi wa sallam Ànábì pé kò sí annabi kan ma min nabiyyin illa wa haddara ummatahu min hadha al'awar kò sí òjíṣẹ́ kan tí ba ṣe pé ó kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ kò ní bí al'awari ẹni tí ó yẹ pé ojú ẹ̀gbẹ́ rẹ̀ kan ti fọ́ ojú ẹ̀gbẹ́ rẹ̀ kan kal'ina bi tawfi'a bí kina pe grape tan ba ti gún tukutukun tó ti bàjẹ́ ni ojú méjì ni ó ní lanin sọ pé wa rabbuka laysa bi a'war maktubin bayna káfir wọ́n kọ síwájú orí rẹ̀ báyìí pé káfir yarahu wa yubsiruhu kullu mu'min duna al-munafiqina wal kuffar gbogbo tó bá jẹ́ mu'min ni ó rí pé káfir na kọ sójú ẹni yìí Ànábì sallallahu alaihi wasallam pé yóò ní àwọn khawarij shaytaniya yóò ní àwọn nǹkan tí ó ṣe tí ó ma fi tàn èèyàn yóò kọ́kọ́ lánàbí lòun dẹ̀ orísìsí àwọn nǹkan wò ọlọ́bọ̀ fún láwọn agbára tó pọ̀ gan gbogbo ẹ̀ nǹkan wò liyabluwakum ayyukum ahsanu amala kọ́lọ̀ lè bà fi dán yíwò tàlẹni tí ó sì dáadánú yí tàlẹni tí ó tẹ̀lé dajjal tàlẹni tí ó ní tẹ̀lé lẹ́yìn ìgbà Isa alaihissalam ìgbà yẹn ni wọ́n sọ̀kalẹ̀ ànábì Isa alaihissalam wọ́n pa dajjal bí báàbì luddin gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn ahadithun sahiha wíkí wọ́n pa dajjal ní báàbù luddin ìyẹn wà Palestine so lẹ́yìn ìgbà yẹn òun náà ni Ya'juj àti Ma'juj lẹ́yìn ìgbà náà tí Isa bẹ́dẹ̀ ti dé alaihissalam nígbà yẹn kọ́ kò ní sí ẹ̀sì kẹkàn mọ́ lórílẹ̀ àyàfi ẹ̀sì Islam lànẹ́bì fi sọ pé yóò máa wó gbogbo àwọn àgbélébù nítorí àgbélébù tán kàn yẹn wọ́n lágbélébù Jésù ni àbí Jésù gangan fúnra rẹ̀ ni ó wà wú àgbélébù yẹn fúnra ni yóò sì ni àwọn owó táwọn tán bá jẹ́ àwọn kèfèrí tán bá ń gbélù mùsùlùmí máa ń san ànẹ́bì Isa ò ni wọ́n jẹ́ olórí mùsùlùmí wọ́n dẹ̀ rúlà wa mùsùlùmí pẹ̀lú tírà ọlọ́wọ́ bá àti súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ ní pé pípadà wá wọn kò ní jẹ́ pípadà wá pé ànẹ́bí ọlọ́run ni wọ́n wọ́n padà wá ní ọmọlẹ́yìn ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam nítorí ayà tọ́lọ̀ ti sọ nínú Qur'an nípa mọ́jẹ̀mú tọ́lọ̀ bá báwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá gbé ike tánàbí ìbá dé tẹ́ bá sì wà láyé o ẹ gbọ́dọ̀ tẹ̀lé Musa ni alaihi salam ànẹ́bí Musa ó di ọmọlẹ́yìn ànẹ́bí ni wọ́n ó di ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni wọn ò ní jẹ́ pé ànábì méjì rárá so ànábì Ìsá ó padà wá tó rádọ́ mi ọmọ ní pé tó bá padà wá sánàbí ni ó wà jẹ́ ní sẹ̀bá ànábì wa Muhammad ní ìgbẹ̀yìn wọ́n wà lọ́mọlẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam so yé báyìí àbí wọn ni ànẹ́bì isa láàrín lómí fi lístì okò ànẹ́bì isa alìsàlám sí okò mínú àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi wasallam ìdí ni kí wọ́n rí ànẹ́bì ní Laylatul Isra wọ́n dẹ̀ padà wà lẹ́yìn tí ó tẹ̀lé ojú ọ̀nà nígbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam gbogbo lẹ́yìn kọ wákìrùn ànẹ́bì alaihi wasallam wípé ya ń bẹ nínú sàárè ànẹ́bì tó sọ fún wa pé yamal kiyama ń bẹ òun náà ló sọ ilé yìí fún wa àìtí rí èyí nítorí bíbí nǹkan agbẹ́rin agbùdọ̀ dúnbẹ̀ ká díẹ̀ àwọn èèyàn pọ̀lú gbogbo tí wọ́n jẹ́ ó yẹ yín pé Ìsá ò ní padà wá <clears throat> wọ́n wà mọ́ kọ́ àwọn ìsọkúsọ ọ̀rọ̀ wá jẹ́ kí n ní example kan tó fi gbà pé ànẹ́bì Ìsá ó padà wá níṣẹ́ o ní pé níbi gọ́zùwà al-Khandaq nígbàtí àwọn tí wọ́n wọ́n há Madina tí wọ́n rọ Madina tó fẹ́ Madina tánàbì ní ká ma gbẹ́ kóòtò Madina nígbàtí wọ́n wọ́wà ń bẹ̀ ní tẹ́mẹ̀ tó ṣe pé àwọn kèfèrí yẹn pọ̀ gan oníkálùkù ń wo wípé hey ṣẹ́ẹ̀sẹ̀ pẹ́ nínú gbogbo wa ó tàn báyìí ànábì wa ń sọ fún wọn bẹ̀yẹn sallallahu alaihi wasallam ní ruhali tán wà tó fún pẹ́pẹ́ yẹn tí wọ́n ti rò pé ah, àwọn kèfèrí ti wà ń tà ànábì ní pé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ kọ́ ń kọ́ à ìlú báyìí ẹ wo Roman Empire yóò ṣubú lọ́wọ́ yín ẹ̀yin lẹ take care Persian Empire yóò ṣubú lọ́wọ́ yín ẹ̀yin lẹ take care a clear example níbi kí mọ́sánfà tó wà ní mọ́sánlá sí báyìí pé ṣẹ́mọ̀ yí pé eh, inshallah àwọn àsìkò kan bọ̀ wá àwa mùsùlùmí a padà kọntúrò àwọn ìlú ńlá lè ní bí US bí Russia ọmọ òkè abẹ́lẹ̀ yóò mọ́ tí ń sọ ní adúgbù nuclear weapon tí wọ́n níyẹn adúgbù kìníkà tí wọ́n níyẹn àmá nàbí ti sọ yẹn kalẹ̀ sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà dẹ̀ gbàgbọ́ bẹ̀ lójú ẹsẹ̀ lẹ́yìnró lẹ́ẹ̀mejì gbogbo ẹ padà wá ṣẹlẹ̀ lójú àwọn sọ̀hábà nípa Muhammad sallallahu alaihi wasallam ṣe n kọ́mọ̀ òun pé a ah, ẹlòmí ẹni tó bá jẹ́ kéfèrí báyìí ìwọ̀n <clears throat> tán ní Isa ò ní padà wáyìí munafiki wọ́n wà bẹ̀ ọmọ yí musa náà nìkẹyìn ìyọ́rọ́ nípa ẹ̀ mọ́dà ilé táǹkì fèrí ti fẹ́ pàwà ní ìsẹ̀lọ́wà láàpàdà wí ní báyìí so possible ni bọ̀ àwọn nígbàgbọ́nú ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo tánàbí dẹ̀ ti sọ fún wa gbogbo ẹ̀lú jásò dodo kò tí ìsin tán fi ń wo inú obìnrin nígbà tánàbí ń sọ fáwọn sọ̀hábà wípé ọmọ ma ń gba stage báyìí kọjá nínú obìnrin exactly yóò kọ̀kọ́ di múdúró yóò kọ wà ní àtọ̀ yóò lo 40 days yóò di ẹrẹ yóò di ẹ̀jẹ̀ kíkí tí ó tíkì tó bá yá yóò di ẹran tó bá yá yóò di báyìí yóò di báyìí yóò di báyìí kò tí ì sí àwọn sọ̀hábò òdẹ̀ láǹfàní àti lọ lánú obìnrin káwọ́ bó ṣe ń ṣẹlẹ̀ lóòtọ́ àmọ́ wọ́n Muhammad sallallahu alaihi wasallam in tẹ́lẹ̀ ń pè ní mùsùlùmí nìyẹn òun lẹ́ tó ṣe pé in tí ò yé gan ó sì gbà síbọ́lọ̀ ló sọ ṣèbá nẹ́bì ló sọ báwo ṣe gbà náà nìyẹn sami'na wa ata'na in tí mùsùlùmí o mùsùlùmí èkí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ ànẹ́bì kọ́ ní à èyàn kò ní ìsìlámù ni yau wọn lọ́lọ́n sọ ní Qur'an innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu ọlọ́run ní sẹ́rá mùmìní àwọn àwọn tó sì kíta máa ti gbọ́rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ annabi wọ́n sì gbàgbọ́ bẹ́ẹ̀ thumma lam yartabu wọn wá ní ma ṣe gan ní ma dáùtù ìgbà tí ó ṣẹlẹ̀ oní pé tí ànábì Ìsá bá ti lọ tán nígbàtá ànábì Ìsá bá wà láyé gbogbo yóò padà sí bó ṣe wà láyé ànábì Adam alayhisalam débi pé nǹkan ó padà kò ní sí aburú kankan mọ́ lórílẹ̀ ayé láìta wáyé náà ní bẹ́ẹ̀ ni insha Allah bá nàbí ṣe sọ́ni sallallahu alaihi wasallam àmọ́ta nàbí Ìsá bá tún ti lọ tán torí ànàbí Ìsá wọ́n fẹ́yàwó wọ́n corruption again bẹ́ẹ̀ni ayíbáyé sí bí a yóò ṣe máa rí nìyẹn yóò máa lọ láàrin pé yóò padà dáńgbà míì yóò tún bàjẹ́ again àwọn bòmí lè dánú ayé káwọn bòmí bàjẹ́ yóò kàn máa pọ̀ yóò máa fi síra wọn ni so lẹ́yìn ìgbà yẹn kọ́ àwọn aburú mi tí wà ṣẹlẹ̀ ní pé kàábà tá ń wò ní Mákà yẹn lẹ́yìn ìgbà yẹn wọ́n padà wá wó gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ wó láyé ìgbà yẹn tọ́lọ̀ fi sọ Suratul ọba abáṣà ló fẹ́ wó gbà yẹn àbí èyàn tí ó padà wá wó yìí náà àti abáṣà náà yóò ti wáyé gẹ́yìn lẹ́ta máa ń pè ní Ethiopia ní èní wọ́n wó Kaaba anábì ni wọ́n wó hajaron hajaron lókùta kọ̀kan báyìí wọ́n tún pieces Kaaba tanyanya nínú rẹ̀ ní nazarul Qur'ani min suduri nas wọ́n yọ Qur'ani kó lẹ́mí àwọn èèyàn àwọn èèyàn tún wá worst worst lọ láyé tàwà yìí asipá àwọn òtútù worst gan ní ìsin báyìí àwọn yóò padà worst nígbà débi pé wọ́n yọ Qur'ani kó lọ́kàn àwọn èèyàn wọ́n ó dẹ̀ yọ Qur'ani kó nínú mushaf débi pé ẹ́ sí àwọn Qur'ani tá mú lọ báyìí kò dẹ̀ ní sí nǹkan kan empty page nìkan ni ó wà ń bẹ́ẹ̀ Ànábì sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alaihi wa alihi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ya'juj àti Ma'juj èyí tí kọjá ní tàmà Ànábì Isa òun ni wó jáde Ọlọ́hun dẹ̀ pa wọ́n rẹ́ láti ọwọ́ Ànábì Isa alaihi salatu wa salam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni atẹ́gùn kan tí ó fẹ́ ní sáàdì Yemen tí ó mú ẹ̀mí gbogbo tó bá jẹ́ múmi ní òdodo atẹ́gùn yóò fẹ́ gbogbo tó bá jẹ́ múmi ní ẹ̀mí rẹ̀ ó bọ́ nítorí àwọn tá yóò parẹ́ mọ́ lórí àwọn kèfèrí nìkan àwọn tá yóò parẹ́ débi pé Ànábì sọ sallallahu alaihi pé

nígbà yẹn wá ní àwọn ilé yóò zalzala mọ́ lórí ní títí zalzala pìlẹ̀ tọ́lọ̀ ti sọ pé yóò ṣẹlẹ̀ ní Kùránì yóò ṣẹlẹ̀ ilé ó mì pẹ̀lú wọn wọ́n mọ̀ bèèrè pé kí ní ṣẹlẹ̀ lé ní wùyámọ̀lì kìyàmà ìgbà yẹn yóò wádé lẹ́yìn ìgbà lọ́lọ́bọ̀ ó ju oníkálukú wa la ṣe jí padà oníkálùkù sì dúnwà jọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nígbà ìdájọ́ bẹ̀rẹ̀ ilé méjì náà sì ni immal jannat wa immal nar kò sáàrin bẹ́ àìdá kíyàn padà já sínú ọmọ aljanna àbí kíyàn já sí ọmọ náà ni àsìkò táà wáyí òun náà láti sẹ̀sáyán èyí tàbá fẹ́ sínú méjèèjì àmì Allah subhanahu wa ta'ala kó làákùn ní gbogbo fitan ma zahara minha ma baton gbogbo fitina èyí tó hàn àti tó pamani àmì Allah subhanahu wa ta'ala kó làákùn bẹ̀ Allahumma a'izal islam wal muslimin اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المسلمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أن أستغفرك وأتوب إليك